يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أعوذ بالله من الشيطان الرجيم قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين احد منهم ونحن له مسلمون صدق الله العظيم الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على عبده ورسوله محمد مصطفى وعلى آله وصحبه وسلم تسليما أقبل فون الله الحمد لله adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àpàdọ̀pá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin fún orí àánú tọ́lọ́run tó tún ṣe fún wa Ramadan náà ń délẹ̀ lọ báyìí ìrọlọ́run ẹsà ìjẹ́ kí a rí òpin oṣù náà àmín kò ni ibi tí àwa ọmọ ẹ̀dẹ́yàn bára wa lórí ilẹ̀ ayé lénìí agagawa mùsùlùmí lórí ọ̀rọ̀ òṣèlú a ní àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí àwọn alágbára orí ilẹ̀ ayé wọ́n ti ṣe àṣeyọrí kan nínú gbèsè ayọmọ̀ ẹ̀dẹ́ nìyàn wọ́n sọ mẹ́ẹ̀dẹ́ sí abẹ́ pákàlẹ̀kẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣèjọba ìlànà democracy náà lẹ́gbọ́dọ̀ lò ehi tí ọ bá lò tí wọ́n fojú ẹ̀ rí ibi láwọn ilẹ̀ lè ní tí ọ bá wọn lára mú tó ti bẹ́ẹ̀ wọ́n ń kọrin fún wọn wọ́n sí kíni wọ́n ń kọrin rẹ̀ fún wọn wọ́n jẹ́ ìsìpàdé kan lásìkò Mubarak ìgbà náà ni obìnrin ọmọ Amẹ́ríkà rice bí náà pẹ̀lú gbaná ló máa ń sojú amẹ́ríkà káàkiri wọ́n wà nípàdé wọ́n sọ fún mubarak bó rẹ̀ mubarak wọ́n ló sojú alárúbáwá a ní ẹ̀tọ́ àwọn èèyàn ilẹ̀ kí a ṣe democracy kí a máa dìbò free and fair election ọgbọ́ni free and fair election mubarak ní sentence ọyẹ́yìn tọ́pẹ̀ ilẹ̀ bá fẹ́ àwa àránṣẹ́ yìí yìí ẹ̀ lérí wà lò mọ́ àwọn tí ó gba ìjọba yẹn àwọn islamist ni àwọn islamiyun ó ní òsìmẹ́tí lè dìbò nílẹ̀ lárúbáwá tí ó jẹ free and fair election ó láwọn alìjẹ̀máàt alìsìlámíyàn àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ islamu láńláńláńlá àwọn ni ó win àwọn mọ̀pá wọn aráàlú sí lẹ́yìn àwọn omi ti tán lẹ́yìn ẹja ṣùgbọ́n agbára wípé ẹwà lẹ́yìn wa ìtàbáfẹ́ fi ń dá ń bèèrè àláfí ń dá àríwò sùsùn lápájá báyìí ìbò tí ń bọ̀ yóò tàwà lẹ́nu ẹlọ gbé ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹ̀fẹ́sà ti mẹ́lẹ̀ nígbà bá parí ìbò ẹ̀tù wọn lẹ̀ tàbí ká pàṣẹ fáwọn ilé àwọn olóòtú dìbò fọ́ọ̀mù lágbájẹ́ ọ̀gbọ́dọ̀ wọlé o kò kí sẹ́kẹ́ ni àti disqualify ó dí bá wọn ṣe ń ṣe nìyẹn tẹ́ẹ̀bá ti ilé sọ kò sí ó ní òsílẹ̀ lábátá àti lè dìbò fíra ń fi election tí ó kánú àwọn atẹ́ ń lò yíó kù lórí ipò Allahu Akbar Allahu Akbar Allahu Akbar mọ́tò ti bẹ́ẹ̀ wọ́n yé pariwo yẹ lọ wá bí pé lè ní àwọn àfá wa ń dá sí ọ̀rọ̀ democracy wọ́n ti wá kọ tí ààrẹ gẹ́dẹ́ lé lórí púpọ̀pọ̀pọ̀ tí àtọwà ń bí náà fi yànnà náà bó lásì torípò ti di wàhálà àgbáyé tó lè jù ní democracy o ni pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà rí sí kúfúrù ọgbọ́ni ọ̀gọ̀rọ̀ àwọn àfáà mùsùlùmí wọ́n rí ìṣẹ́bọ wọ́n rí sí kúfúrù kèfèrí wọ́n rí sí pé kèfèrí ni àìnígbàgbọ́nú ọlọ́run ni àìfọwọ́ ọlọ́run sínú ìjọba àìfi tọwọ́ ọlọ́run kún ti jọba tó pé látàtàrífò bèèrè khalik kò recognize ọlọ́run kò sí gẹ́ni kò recognize ọlọ́run ìjọba ọmọnìyàn fọ́mọnìyàn látọ̀dọ̀ ọmọnìyàn wọ́n gé ọwọ́ ọlọ́run kún bẹ́ ṣùgbọ́n wa ẹlẹ́sìn làwa gbẹ́sìn wọ́n túláàsì ọgbẹ́ni kò sí bí àwọn ẹlẹ́sìn fẹ́fẹ́sìn sí káàmà wá lólé ayé láìsẹ́sìn torí ẹ̀ la fi tẹ̀sìn bọ́ kò sáàyè rẹ̀ nú ẹ̀tẹ́lẹ̀ sí ń bẹ̀ ní mi máa lè lẹ́bí rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀wà ní wàdàsà tí àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ fáwọn ìlànà sáwà dásí ni àbá ní dásí ah. ọgbọ́ni ṣe ibi àbá adé ilé sí tán gbé wá yìí government of the people by the people for the people tí ò sọ́lọ̀ ń bẹ̀ yìí sáwà mùsùlùmí ó wà dásí àbá ní dásí àwọn kan nínú àwọn àfá wọ́n ní ọjọ́ ọlọ́jà ní àgbọ̀bá wọn náà ọjọ́ ọlọ́jà lélé yíó àwọn àfá kan ní ẹmọ́jà bá wọn náà ká wọ́n ràn kájí wọn máa ṣe bó ti wọ́n mọ̀kọ̀tàtù asiyasat ademokratiyya taama tura àgbùdọ̀ dásí bẹ́yàn bá dásí ó di kèfèrí nù ní torí wọn lò òfin ọlọ́run torí kò sófin ọlọ́run bẹ́ẹ̀ wà máa lámìyàkùn bima waman lam yahkum bima anzala Allah faulaika humul kafirun faulaika humul kafirun faulaika humuz zalimun faulaika humuz zalimun faulaika humul fasiqun faulaika humul fasiqun ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe ìjọba lórí ilẹ̀ ayé ìjọba àtàwọn àyà tó jọ mọ́ bẹ́ẹ̀ lọ wọ́n ní kí là ń wá ń bẹ̀ ọgbọ́ni torí ẹ̀ àwọn àyà yìí làwọn àfáà wò pé kí là wá wá ń bẹ̀ ẹ má sí o rárárárá kankan rárá kò ti wù kó mọ́ inú àwọn àfáà tí a ń lọ bí eléyìí àfáà wa àgbà àdánpẹ́ ní Muhammadu Rafa Uthman ìròrí ẹ̀ nìyẹn Baba wa Sọ́ọ̀lì Fauzan ìròrí wọn nìyẹn bákanáà nínú ọ̀rọ̀ bàbá wa Albani kan ìròrí wọn nìyẹn àtàmì ìtẹ́tù bá wọn lọ ọgbọ́ni àtàwọn míì tọ́bọ̀ wọn àfá àtàdákọ̀ yìí lọ ìròrí wọn ní pé ẹ má dá sí ẹmọ òun ràn kájẹ wọn máa ṣe bó ti wù wọ́n a wà rí àwọn kan tán pé ní àtàyàrù alìjìhádì alìmùsàláhà àwọn kan bẹ inú àwọn mùsùlùmí tí a ń gbé ní jihadist tí a máa dí nǹkan ogun mọ́ra fatiwa yẹn náà mú dání kò tí ń dẹ́ democracy ẹ̀pàlẹ̀ rẹ̀ mani ẹ̀sìnkíní ẹ̀pàlẹ̀ ẹ̀mọ́ ẹ̀mọ́ rú wọn tí wọ́n máa dàlúrú wọ́n máa jùbọ́m torí pé wọ́n á kàfàára mujtama gbogbo àwùjọ ní á kàfàára rẹ̀ láwọn àrùrí àwọn àfáà tí a ṣe fatiwa wọn kọ́ nìyẹn o ẹ má dá sí ní fàtíwà wọn mọ́ o àwọn ń wá yí bá rẹ̀ padà hanamanda lóru àwọn tí a ń wọ́n Boko ti wá ó tánà ma wọ́n ma múnú ara wọn àfá gbà mí bẹ olùmọ́rọ̀ búnú tèmíà olùmọ́rọ̀ manu abuwa tí wọ́n fi sẹ̀rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà tó látún rí jùmúhúrù tayari salafi àwọn kan lẹ́ni náà tí ẹn dìde jẹ́ ń wọn salafi ọ̀gọ̀rọ̀ wọn bí ẹdúró ẹ má dá sí kíní ẹ má sóṣèlú ẹ kan lọ Ah, ó ti di ìkwáni àà ó ti dẹ̀lẹ́gbẹ́ ó di sùúrúrí Allahu Akbar wọ́n wọ́n máa lẹ́yìn lóòkọ́ pé àwọn wá ní ẹ máa dìbò ẹ̀rí ìyẹn lọ bẹ́ẹ̀ torí díẹ̀ bá gbọ́ pé ká má dìbò ká má kópa nù democracy aláwọn afẹ́ àtọ́sà báyìí tẹ́nìkan bá sọ bẹ́ ọ̀rọ̀ àfá kan ló tẹ̀lé mẹ́nìkan bá sọ tó jọ ọ̀rọ̀ àfá kan ló sọ qawlu min aqwali ulama'ina ìkan nínú àwọn ọ̀rọ̀ àwọn àfá wa ni wọ́n ronú sí gbogbo tọrọ kíká àtàwọn abújí máa ti

àwa náà ń bínú sí yí ẹmọ́ ló máìkì mọ́ mọ́sálásí ànílò mọ́ ànílò mọ́ náà ẹgbọ́ pẹ̀rún mọ́ ẹgbùdọ̀ pẹ̀rún mọ́ ta ànípe mọ́ náà ni agbàjábù lórí ìyàwó yín àwọn obìnrin àfẹ́kọ́mọ̀lù jágùn tàbí tọ́bọ̀ wà náà lé wọ́n gbàgbé náà ni wọ́n gbà náà ni tọ́ra ọ̀nà ìjọba gbogbo tọ́ ni wọ́n ma introduce tó kù sẹ́ntí ọ́ta wọn lẹ́nu àwọn akẹ́ ní rárá o jawazu musharaka jawazu al-musharaka ẹni láti kópa ń bẹ̀ àwọn ni jùmúrù fùkàhà al-masri Allahu Akbar àwọn ní àpọ̀jù náà àfọ́ òde òní àwọn ti kí ni àwọn náà pọ̀jù inú àwọn àfọ́ òde tò ní inú wọn ni muhammadu rashid ridho inú wọn ni muhammadu abu zahra inú wọn ni imam hassan banna inú wọn ni ablal modudi abdulkadir rashid munir albayati muhammadu sulaim na awwa muhammadu abu faris bẹ́ẹ̀ náà bàbá wa bunu themin rahimahullah lajinatu daima ní saudi arabia ibiana dosi ni ẹ àbáwà bàbá bun bas bijan dosi yẹn ni bàbá abdulrazak afifi àbáwà abdullahi bunu gadiyan abdullahi bunu kurod o biti àwọn náà dosi o náà nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfá kó tó wá kú àmàjámi fìkíyà oríṣiríṣi àwọn àfá Zaari bẹ́ẹ̀ àwọn àfá Sudan bẹ́ẹ̀ àwọn àfá Indonesia bẹ́ẹ̀ Malaysia bẹ́ẹ̀ Algeria bẹ́ẹ̀ Tunisia bẹ́ẹ̀ kàkà gbáyé àwọn náà sí kíni àwọn náà fara mọ́ kádàrapọ̀ mọ́ wọn bí ṣùrú ti wà dọwà bẹ̀tì bí ṣùrútín wọ̀bọ̀wàbí pẹ̀lú àwọn òfin pẹ̀lú akíní olófin mi ò wá ní lọ títí mo fẹ́ mú fàtí àwọn àfá mẹ́ta kan wá tó bá àwọn ọ̀dọ́ kan bẹ lórí láyé lé ní wọ́n ní ulama òdúnìyà sàlásà ulama òdúnìyà sàlásà mú láwọn àfá alẹ́ ayé wọn kọjá mẹ́ta àwọn àkaná sọ bẹ́ẹ̀ àwọn mẹ́ta ìtànà rahimahullah bùnú thimin rahimahullah imam alibani rahimahullah rahimahullah ajma'in rahmatan wasi'a àmín kí ni wọ́n wí kí náà sí kí ni kí láwọn àfáà wa mẹ́tẹ̀ẹ̀ta yìí wí kí ni wọ́n wí bàbá wa bumbas rahimahullah rahimahullah wọ́n pè jẹ́ àkan ní muawiyakọ́ tatbiq sharia al-islamiyya lè manan kọ̀tọ̀ ó ní wọ́n bi bàbá léèrè fatuwa bumbas lórí pé sáà lè kópa inú ètò ìdìbò òde òní tí wọ́n fi àwọn èèyàn sípò àti pé sí èèyàn lè gba káàdì ìdìbò ọgbọ́n ni sáà lè dìbò àbáàtẹ̀ lè gba káàdì ìdìbò wọ́n bí àwọn àfáwà ìlérè fàájábà rahimahullah qailan àmín bàbá dáhùn báyìí inna wẹ̀nà mẹ́lẹ̀kúlù múrìmà náwà tàbíkó sì ma gba ẹ̀san àníyàn tó bá dá fàlà haraja hmm. fàlà haraja kò sí láìfí ń bẹ́ kò sẹ́ṣẹ̀ ń fìlìtì ha kì mẹ́jìlì sha'ab al-barlaman bàbá ní òsì tó burú ń jẹ bẹ́ kí a rí àwọn mùsùlùmí tí wọ́n darapọ̀ mọ́ ilé ìgbìmọ̀ asòfin jáde ń sòfin lò wọn ìdàkánà makisudu min dalik tó ẹ pé tí ń bẹ lọ́kàn àwọn tí ń lọ darapọ̀ ní pé tàyídùl haqq afẹ́ fi òdodo rinlẹ̀ afẹ́ sí kíní afẹ́ fi òdodo rinlẹ̀ wàádà muwafaqat al-batil afẹ́ fọwọ́ sí ìbàjẹ́ lima fi dhalika min nasr haqq bàbá ní bẹ́ẹ̀bẹ̀ ìran òdodo lọ́wọ́ wà ní dìmáàmìlà du'at ila Allah àti ìdárapọ̀ máa olùkùsójú alladhi yusta'anu biha ala intikhabi du'at as-salihin kí a ní ìwé ìdìbò tí ó ràn wá lọ láti lè dìbò fún àwọn èèyàn dáadáa àwọn olùpèpè tí a bá jáde tí a jẹ́ ní ọlọ́run tí a fẹ́ sòṣèlú tàbí lè dìbò fún wọn bákan wà tàyí al-haq wà lè tàbí lè ran àwọn òdodo lọ àti àwọn ará àwọn ẹni òdodo wallahul muwaffiq ọlọ́ọ̀bá ní fi hàn sí kò ń gẹ́ nasalu subhanahu wa ta'ala babalá tọ́lọ́dọ̀ ọ̀nà balẹ̀kọ́láì an yuwaffika almuslimina lima fi salahuhum ah. kọlọ̀n fún musulmi sí kò ń gẹ́ tí dáadáa wọn bẹ̀m̀bẹ̀ sí bàbá ìtakò kádìbò rárá wọn fara mọ́ ni ẹnìkan sí sọ́nú àwọn ọmọ yìí ó ní ìyàtọ̀ ń bẹ láàrin election àti democracy ah. ẹgbọ́ ó níbò ní ní àdì wọn pẹ́yàsẹ̀ democracy táwọn ní àdì fún ẹ fi làákè kọ́rọ̀ tẹ́ ń sọ ẹ̀rì wọ́n tó wá bàbá léèrè wọ́n ni wọ́n dákẹ́mẹ̀ yẹn wọ́n ni ustaz Dr. Jafar shade Idris ó ní bàbá tó wọ́n bàbá léèrè pé fàkùrùsí ilá tẹ̀síwé fil mar'a bàbá àwọn obìnrin kọ́ ọ̀túngbọ́ ni sáwọn obìnrin náà tó wá dìngbà tí ti gbà láyé kọkùnrin ó dì yìí sáwọn ẹlẹ́hà ó dìbò àwọn ẹlẹ́hà wa náà jáde fàájáàbà rahimahullah bíana dálíkà amrun la budda minhu Allahu akbar ẹ̀lẹ́ ń bí léèrè yẹn àwọn obìnrin ó dìbò Allahu akbar lẹ́nà yàtọ̀wọ́ alùlìbádàn láàlùhak bí tẹ̀síwédì ní sàíhìm kí àwọn ẹni bí kí máa borí àwọn mùsùlùmí pẹ̀lú ìbò àwọn ìyàwó wọn Allahu bàbá kọ́

famáàdá sàtàkùn nàtíjà kí ni resort kí ni ọjọ́ náà báyọ̀ what the resort rahimahullah amen ọ̀kanú àwọn ulama òdúnlá salaf ìkanú àwọn àfá àgbáyé mẹ́ta rí lọ bá wa kẹwọn bàbá dáadáa 1998 1998 Allahu akbar òun náà ni ìbéèrè wá sọ́dọ̀ bàbá pé àwọn kan bẹ ní Algeria o yanihana al-munkar wa yu'allimuna an-nasa bima yajalunahu wọ́n ni ọkọ̀ fáwọn èèyàn ọkọ̀ ìbàjẹ́ ọkọ̀ wọn lẹ́ọ̀kọ́ nídi ìbàjẹ́ ọkọ̀ yẹn ni dáadáa wọ́n ní tó ìbéèrè tán wá fẹ́ béèrè lọ́dọ̀ ni لكن لا أرى ما يمنع الشعب المسلم إذا كان في المرشحين ما يعد الإسلام وفي مرشحون إسلاميون من عذاب مختلفة المناهج فتصح bàbá ní tó wá sẹ́yí pé àwọn orin tó burú ń bẹ tá bá ra àwọn àwùjọ mùsùlùmí inú mùsùlùmí tí a rí àwọn kan tí ó sẹ́yí pé ọ̀tá ìsìláàmù ni wọ́n wọ́n sì gbàgbọ́ tí hmm. ọgbọ́ni àwọn arínú wọn tọ́jọ́ tàẹ́sìn tán náà sì gbàgbọ́ tí fáwọn fẹ́ dìbò a sì nínú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n wà nínú pàtí oríṣiríṣi tánà gbàpò tí ẹ̀rí bàbá ní bí eléyìí o fọ́tẹ̀sí wọ́n ní ní kọ̀díṣẹ̀ yìí ọ̀tọ̀ ìbò tó ń bẹ kúlù mùsùlùm ayẹ̀ntẹ́kìbá mílẹ̀ ìsìlámi yìí kí mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí kí wọ́n yàn kí wọ́n dìbò fún wọ́n mọ́nú akrabu ìlàlìmọ́ni àjẹ̀lẹ̀ ilmi as àtẹ́yàntàbá tó súnmọ́ ìlànà àgbékalẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ tó lálàáfíà tó gbé dáadáa ń bẹ láran kẹ́dìbò fáwọn náà bàbá fèsì yẹn lẹ́yìn wọn tó wá bèèrè lọ bàbá lórí sọ́tọ́ fún àwọn obìnrin kí àwọn obìnrin náà kópa nípa ìbò pé ma hukumu khuruju nisa lintikhabat sáwọn obìnrin náà lè lọ dìbò fàájábà dáhùn yajuzu lahunna bàbá ní a lè lọ dìbò bí sharit pẹ̀lú májẹ̀mú al-ma'ruf fi àkìhìnà pẹ̀lú májẹ̀mú táa mọ̀ nípa ìwọ obìnrin tó gbọ́dọ̀ pé kó jìnà sí ìfararora láàrin ọkùnrin àtobìnrin wọ́n ní tí eh, eh, wọ́n pẹ̀lú pé asẹ́tẹ̀rẹ̀ wádà mẹ́kàtílá kó múra dáadáa kó ló já àbú ẹ̀ kọ́lọ̀ rẹ̀ di ìbò thumma yantakhimna manu akrabila manhaj al-ilm as-sahih min babi dafil mafsada alikubura àbí sógora bàbá ní tààfẹ́ ní kanáà lọ dìbò ní pé aburú méjì lọ wà àwa fẹ́ fi aburú kéèké ti ní ládànù tí wọ́n bá lọ dìbò aburú ni tí wọ́n bá lọ dìbò aburú ni tí wọ́n gá lọ dìbò aburú ẹ̀ pọ̀ ẹ jẹ́ wọn lọ dìbò kí wọ́n lè ṣẹ́ẹ̀kì àwọn aláburú yìí torí pé ìtàn rí bẹ̀ ni pé ìlọ dìbò yẹn à ń pè ní taqlilu shar taqlilu shar ìdín aburúkú abúbá jẹ́ mẹ́wàá àbá mú mẹ́rin kó ń bẹ́ ó dínkù àbí ó dínkù ó dínkù náà nù èsì bàbá nù bẹ́ẹ̀ náà ni àwọn ará Kuwait wọ́n bàbá kùsùmínà léèrè lórí ọ̀rọ̀ ìbò bàbá ní ana la ara àbí ana ara bàbá ní mo rí pé ana ti khabat pé ká lọ dìbò wà jíba ọ̀ranyàn ni yẹ́ dìbò ànù ayyina manara ana fi khairan ẹni a bá rí pé dáadáa ń bẹ lára ní kádìbò fún lẹ́nà ìdá àtàkọ́ àṣà alùlùkẹ́ tí àwọn èèyàn dáadáa bá jọ kí wọ́n lọ dìbò mọ́ yẹ ìlú mahallahun ta ní wà láàyè wọn wà ní láìsí méjì bẹ́ẹ̀ alùsàr àwọn ìbùnà wà ní ààyè wọn wọ́n sọ̀rọ̀ lọ ńgbọ̀jọ́ ẹ̀ka tó bèèrè pé a ní ibi òun lọ sí yẹn burú lọ ni ẹnìkan wá wà ní house tó bá sọ̀rọ̀ bí ọ̀rọ̀ Musa ni tó sọ̀rọ̀ níbi tí àwọn apidán wà ọ̀rọ̀ ẹnikẹ́sì làpálára wọn tó rí dẹ fátún àwọn afámẹ́tẹ̀ta nù ó kún bí rẹ̀gẹ́dẹ́ mọ̀kànmú díẹ̀ bẹ́ẹ̀ ni Alibani ó gbà láàyè àwọn olùmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta mẹ́pàá olùmọ̀ dúníyà àwọn náà gbogbo ní afárámọ́ election رحمهم الله أجمعين بداية الجسر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليه آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر